نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك الله سبحانه وتعالى أولي للاني تي الله سبحانه وتعالى تجكي أما سمي أعوى سمي لسا نسمي تركو Allah subhanahu wa ta'ala tún wá sí ìrànù pé ká máa sẹ̀mí so islam yìí nǹkan a èyàn fi là láyé àti lálùkìyàmẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń wò pé kìtẹ̀ ní ìgítọ́lọ́wọ́ bá fi dáhùn gan ká ló ní islam ni kò bá mọ́ sí méjì ń pa ìgítọ́lọ́wọ́ bá fi dá yóò sì máa mọ̀ dájú pé ọlọ́wọ́ bá ń bẹ ń lára àwọn nǹkan tí uh, alára orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tá àgbọ̀dọ̀ mọ́ dúpẹ́ rẹ̀ òun náà ni pé oore ìbàbàrà ẹ̀sìn Ọlọ́run Ọba oore ìfẹ́ ma wá ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oore yìí oore bá ti fẹ́ dáadáa kò wá sí ìmẹ́kàn wọ àyàyàn kìíkàn wọ àyàyàn kò à pé ìmọ́kàn wọn kàn jí lójọ́ kan ní wọ́n sì hásọ inú olùkọ́rí so ara ìmẹ́kàn wọ àyàyàn gbà ọ̀bẹ́ so èyí ó sì gbìyànjú náà ni ṣe wá rí gbogbo ẹni tọ́lọ́wọ́ bá ti ń ṣe àwọn ojú ọ̀nà pé kí a rí gbìyànjú ṣe láti máa wá máa ń pa ẹ̀sìn fún orí ńlá ni o orí tó gagán wájú ọlọ́wọ́ bá ni ó orí tó ju gbogbo owó ayé yìí àti gbogbo àwọn dúkìá ayé táwọn èèyàn máa ń lé lọ ní so wípé gbogbo owó téèyàn ní gbogbo ohun téèyàn lé nínú dúkìá gbogbo ẹ̀ ní ó padà tán ṣùgbọ́n tí ó mọ̀ bẹ pẹ̀lú èèyàn òun ni ìmà téèyàn bá wá so mélòó mélòó èèyàn tó ṣe pé ti ẹ̀ nímà kóhun náà so látara bí ìmọ̀ yìí bó ṣe ṣe pàtàkì tó so bákaná orí tí yíò tún wá gbọ́dọ̀ mọ́ dúpọ̀ ẹ̀rẹ̀ ni pé kí a máa wámẹ̀ láti orísun tó ti dáa kí a máa wámẹ̀ láti orísun tó ti dáa ṣe rí gbogbo àwọn ìpele ìpele ìpele ìpele tá ń dúpẹ́ fọ́nà ọba lórí ẹ̀ kò sí ìpele téyàn ti lè ṣìnà látara rẹ̀ ìpele àìmọ́mà ìsìláàmù ni ìpele àìmọ́ bàbá rẹ̀ sìn tó ní pé kí ẹ̀mí kẹ́sìn mú ẹ̀ pé ìmìnà fẹ́ mẹ́sìn ọlọ́ọ̀bà wọ́n láwọn èèyàn wà aljanna firdausi wọ́n láwọn èèyàn wọ́ wọ́n láwọn èèyàn wọ́ wọ́n láwọn èèyàn wọ́n ní Qur'an àwọn èèyàn máa ka Qur'ani láljanna pé ibi tí èèyàn bá ń ká gẹ́gẹ́ bá àfáà sí sọ pé ibi tí èèyàn bá há dé ni wọ́n tú àdísì yẹn dé sí pé ibi tí èèyàn bá tú sí ibẹ̀ ní ilé ilé tí ó sì ga sí láljanna ibẹ̀ ni ó tàn sí so kí èèyàn máa ní lẹ́mìí kí èèyàn lè máa jẹ̀rán pé ah, èèyàn náà fẹ́ kọ́ńpa ẹ̀sìn Ọlọ́run ọba a kàn gbọ́dọ̀ máa sáyé bí ẹran lásán gẹ́bọ́n wọn bá ṣe sọ so walladhina kafaru in hum illa kal an'am ọlọ́ọ̀bá ní wọn ò dà gẹ́gẹ́ bí nǹkankan àfi gẹ́gẹ́ bí àwọn ẹranko tó máa ń jẹ koríko so bal hum adallu sabila látara pé tó bá kàn ti gbọ́ pé islam ó ti tó fún whereas kò tó àwọn nǹkan kan wà tí yẹn gbọ́dọ̀ ní ìmọ̀ ń pa rẹ̀ nípa islam ẹlòmí ti gbárùkù tọrọ pé in tí ó jẹ òjòkó rí tọ́lọ́wọ́ bá rò mẹ́ ó sì jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́nú ayé so kò lè tó in tó wà ń pa ìmọ̀ ilé ayé nìyàn kò sí in tó lè tó yẹn pa ayé èyí ó mọ̀ lé lọ yóò mọ̀ lé lọ yóò mọ̀ lé lọ yóò mọ̀ lé lọ kò sí tó lè kúkú ọmọ annabi adama ya fi yẹpẹ̀ gẹba annabi sallallahu alaihi wasallam fi sọ so wala yamla'u batna ibn adam illa turab kò sí tó lè kúkú ọmọ annabi adama ya fi yẹpẹ̀ yẹpẹ̀ ni ó kúnyẹ̀ pé tọ́ sí wọ́n náà ti rí lónìí báyìí ó ti tán ó gbáyé ìti tán so ó dé láńlá ní látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọ so torí gbogbo ọ̀tán sáyé gbogbo ayé tí yàn bá lò èyí ó tún padà jábọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá òdì kejì tí yẹn sí ń lọ ọba lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ó ju gbogbo tayé yìí lọ òdì kejì nígbàtí yẹn bá sọdá sí ọ̀hún ó ju gbogbo ayé yìí lọ pátápátá ní gbogbo ọ̀nà ní ìgbà tẹ́yìn ó ló ń ní títóbi ni ní ìyà bẹ̀ ni ní ìgbádùn bẹ̀ ni gbogbo ọ̀nà pátápátá ló fi ju ayé yìí lọ so in tó fi ṣe pé in tí yàn gbúdọ̀ máa lé nìyàn in tí yàn gbúdọ̀ máa lé in tí yàn gbúdọ̀ fi rí ni àwọn sahaba nabi sallallahu alaihi wasallam in táwọn máa lé nìyàn bó láti là ní ayé ibi tó jẹ́ ayé gangan so orílẹ̀ ńlá ni kọ́lọ̀wọ̀ subhanahu wa ta'ala kó jíkẹ́ yẹn lè ma sírò àwọn ìgbìyànjú láti wá ìmọ̀ nípa ìsìn ọlọ́wọ̀ bàbá so a in tó fi fà á nìyẹn tí a fi gbéjòkó ìkalẹ̀ pé ká máa dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò dáa tó kí èyàn kan máa ṣẹ̀ṣẹ̀ mí lọ àbí káwùjọ wà kó má sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn táwọn ọmọ kéékèèké tí wọ́n mọ̀ ní àtàwọn ah, náà mọ̀ gbọ́ ó ṣe kò sí wọ́n mọ̀ gbọ́ nǹkan ah, torí kódà àwọn nǹkan tí so ambeta isi to ba ti e tun wa je pe ah olorun ba wa fi yan se ko nge pe orisun daada re yan na tori pe elomi ima to wa gan ni o si lo ni abi ti o wa gan ibe ni o ti ko pe ni pe lo le kini kan wo so imate elomi n ko nu ima yo de si lo ni wa jo olorun ba so gbogbo àwọn nǹkan yìí nǹkan tó yẹ kí ẹ̀mọ̀ so in tí èyàn gbọ́dọ̀ máa bẹ̀rù pé tọ́ kó mọ́ kó lẹ́yìn àyíká yẹn nígbà kankan ni sọ́nbẹ̀lọ́wọ́ subhanahu wa ta'ala kó fi ìjòkó ìkọ̀ sí wọ́lá ǹfàní náà in tá ma fi dára wa lẹ́kọ̀ọ́ òun náà ni in tó ní ṣe pẹ̀lú oríire wa lọ́dọ̀ Ọlọ́run Ọba yẹ́bà ṣe ni ó tó pẹ̀lú àwọn mùsùlùmí láyé tó bá dọ́dọ̀ Ọlọ́run Ọba lálkìyàmà àwọn kèfèrí ní ó tó pẹ̀lú àwọn ọmọ náà ní ó tó pẹ̀lú so bọ̀bọ̀ lè yóò ṣe là so òun náà ni pé kíyàn dáàbòbò ìsìláàmù rẹ̀ ìsìláàmù yóò gbọ́dọ̀ bọ́mọ́yàn lọ́wọ́ so in tọ́nà bá subhanahu wa ta'ala sọ fún àníyàn wàsíyà tọ́nà bá fún àníyàn wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí àtúrí ọlọ́wọ́ bá fi máa ń pe àwọn ọmọ wọn nìyẹn ماذا تعبدون من بعد kílẹ̀ jọ́sìn fún lẹ́yìn ìgbà tí ń bá lọ tán àwọn nábì Ọlọ́run bá tún máa ń páyà lórí àwọn ọmọ pé a níṣẹ́ pé na'budu ilahaka wa ilaha abaika wípé Ọlọ́run ọba rẹ àti Ọlọ́run ọba àwọn àwọn ọba rẹ tó ti síwájú tán já so Islam yóò gbọdọ̀ bọ́ mọ́yàn lọ́wọ́ tó bá fi bọ́ a kò sí nǹkan so in tí a fi ma gbéyàwó nìyẹn kí láwọn nǹkan tó lè jẹ́ kí islam bọ́ mẹ́yàn lọ́wọ́ ní tá fi ma gbéyàwó yẹn kí láwọn nǹkan tí ó lè jẹ́ kí islam kó bọ́ mẹ́yàn lọ́wọ́ kí ni àwọn nawaqidul islam àwọn nǹkan tó lè ba islam yẹn jẹ́ àwọn nǹkan tó sì pé tíyàn bá ṣe islam tíyàn bá bara islam tí ó jẹ́ kíyàn láyẹn yóò kó fún yẹn so òun ni a fẹ́ gbéyàwó so ẹni tó wá kọ tírà náà ni sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala so àwọn wọ́n kọ tírà Nawaqidul Islam yìí so ẹni tó wá sí ṣáráhù rẹ̀ torí lára àdánwò tó wà láwùjọ wa òun ni pé sẹ́rí tírà yìí orísìírísìí ààyè lè wọ́n ti sàlàyé rẹ̀ wọ́n ti sàlàyé rẹ̀ wọ́n ti ṣe ṣáráhù orísìírísìí fún tírà yìí ṣùgbọ́n sẹ́rí àdánwò kan wà láwùjọ wa ìyìn ní gbogbo àwọn tó sàlàyé tírà yìí illa man rahimallah àyàfẹ́ tọ́nà wà bá ní kẹ́lẹ̀ lórí àwọn díẹ̀ òǹkà díẹ̀ sí ara gbogbo àwọn tán sàlàyé na wákìlì islam àyàfẹ́ òǹkà díẹ̀ yálà kí wọ́n fẹ́ sọ àwọn èèyàn di mumayyi'ah àbí murji'a jàre yálà ó tún gbọ́ sí gan kí wọ́n fẹ́ sọ àwọn èèyàn di murji'a jẹ́ bá na wákìlì islam sọ ó fẹ́ sàlàyé so kí ló kọ́ rẹ̀ ìrìjáwò mínàlì ìmáni yíò sàrà ìfàwọn èèyàn ó pọ̀ gan bẹ́ẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ sàrà ìnà wákìlì islam fún yẹn nàwákìlì islam nàwákìlì islam wàlá ìrìjá náà sàrà ìfàwọn èèyàn ìrìjá gidi ìgbà tí sẹ́kà lọ́bọ̀kọ́rí tán fẹ́ bẹ̀rẹ̀ sí ń sàlàyé nàwákìlì islam wọ́n kọ́kọ́ lo táìmù náà bàbá fi sàlàyé àwọn kan tó pọ̀ gan pé ṣe rí tí a fẹ́ ka nàwákìlì islam ẹ mọ̀ wò pé eh, tíra kan la kíra tẹ́lò mí ká tó fi bẹ̀rẹ̀ sí ń dé bọ́m̀bù mọ́ra ni nàwàtí sáà lẹ́wò mí ká tí mí wò pé agbọ́dọ̀ ah, ájò gbogbo wọn náà ni so nàwàtí sáà lẹ́lò mí ká so in bẹ́ èyí tó pọ̀ jù náà àwọn èèyàn ni pé tẹ́ máa fẹ́ kọ́ àwọn èèyàn náà wá kúrò Islam wọ́n wá máa jẹun wọ́n máa sẹ́rọ̀ pé mọ́lámi káfẹ́ káfẹ́ ẹ̀ẹ́ ó wá lè ṣe ṣe pé kíní o ó wáyé ṣe ṣe pé kí ní o wọ́n mọ̀ wá sẹ́rọ wọ́n mọ̀ wá sẹ́rọ wọ́n mọ̀ wá sẹ́rọ wọ́n fẹ́ sọ àwọn èèyàn di múrùjíà èyí wà kànà wá kílò Islam tán yíwa wó pé àwọn ah, ti ká tán pé kí ó dàbí àwọn tí wọ́n ní kẹsẹ̀ tán káwọn èèyàn ní sharhu sunna náà ni sẹ́yìn rò pé tán bá káwọn èèyàn ní sharhu sunna sẹ́ rò pé nǹkan kan gidi kan wọ́n mọ̀ kọ́ wọn ara o so sharhu libidia náà mọ̀ sí fún wọn so the same thing náà ó wà ń bẹ̀ náà so ìdàkejì wá ní àwọn ẹlòmí tó ti pé ó mọ̀sàlàyé nawakul islam láti fi sàwọn ìyànjẹ́ khawarij nawakul islam náà wọ́n mọ̀sàlàyé o but wọ́n fi sàwọn ìyànjẹ́ khawarij ni so ní tó fi ṣe kàlàwà kọ́ rí wọ́n ń wọ́n àwọn èèyàn pé ẹ mọ́ sọ so èèyàn gbọ́dọ̀ sọ́ra gan irú ẹ̀ irú àwọn tíra kéèkéé wá ìwọ̀n mú fún ẹ̀wọ̀n ma ní ẹni ẹ orí ó ti di kèfèrí ó ti di kìníkan ó ti di kìníkan so wọ́n fẹ́ kàfàrà gbogbo àlúmà wọ́n fẹ́ pé gbogbo àlúmà ń kèfèrí wọ́n fẹ́ gbogbo èèyàn kò sí udhuru bil jahli kò sí kankan so kò sí kìní kò sí kankan kò sí eh, kò sí pé ọ́nzúrù bil jahli kò sí pé káwòye sí nǹkankan no man waqa'a fil kufri waqa'a al kufru alayhi ẹni bá jábọ́ sí kúfùrù kúfùrù náà sì jábọ́ lọ́wọ́ náà lórí so whereas gbogbo àwọn olùmọ̀ ní ìdọ̀wà bí ti tán fi máa ń ṣe a fẹ́ lo sharhu Sheikh Salih Al Fawzan bí tí mo so in tó fi ṣe pàtàkì ní pé sharhu tí la fẹ́ lò à ló sharhu ara wa ká ma wá tú bó ṣe wá ká ma lọ sẹ́yìn ká no airbot airbot no so kíyàn ló tíra àwọn àfá tó wà tó wà mọ̀ tí àwọn èèyàn ọkàn balẹ̀ sí ẹ̀sìn wọn so ọkàn balẹ̀ sí ẹ̀sìn tí wọ́n ń ṣe so irú nǹkan báyìí ni ah, irú nǹkan báyìí ló yẹ kí ẹ máa rìn lórí ẹ̀ so kẹsí pé kí yàn kan miracle islam pe mo ti ha mo ti ẹ̀wà ti ha mo kàfẹ́ dán lórí sáàrù kan fún ni mo rí sáàrù kan lórí youtube lójọ kan wọ́n like design tán ṣe sí sáàrù hùn wọ́n like kan ṣe design flyer sharu hùn mo rí níjọ́ ní lórí youtube mo ti hánà miracle islam bọ̀ mo fẹ́ ó lọ dán lórí sáàrù sharu sáàrù báyìí ẹ̀yìn ó ma wí ikú ni pé ah, ẹ̀yìn ó kàmá ní ẹ fàkùtùlúhùn mẹ́yìn tó sàkèftùmúhùn owó bí jẹ́ bá ti bá wọn pàdé ẹmọ́ so alaikum salam wa rahmatullah so alaikum salam so wọ́n ibi tá ti bẹ̀rẹ̀ òun ni ká wo ẹni tán pè ní sheikh Muhammad bin Abdul Wahhab gangan fúnra wọn so ká wo tarjama wọn wọ́n ni tarjamatu mu'allifi al-matn biography ẹni tó kọ tírà gangan wọ́n ni nasabuhu wọ́n ni lineage wọn ìran wọn wọ́n ni huwa al-imam wọ́n ni tó kọ tírà yìí ni ẹni síwájú nẹ́sìn Muhammad ibn Abdul Wahhab Muhammad ọmọ Abdul Wahhab ibn Sulaiman ọmọ Sulaiman ibn Ali ibn Ali ibn Muhammad ibn Ahmad ibn Rashid ibn, ibn Barid ibn Muhammad ibn Musharraf ibn Umar ibn, ibn Wahba bani Tamim so wani mauliduhu wọ́n ní ayé àti ìgbà tán ti bí tán bí sheikh muhammad bin abdul wahab wọ́n ní wulida al-imam wọ́n ní wọ́n bí ẹni síwájú nẹ́sìn al-mujaddidu ẹni tí ó revive ẹ̀sìn ẹni tó ta àwọn nǹkan jí nínú ẹ̀sìn nínú àwọn nǹkan táwọn èèyàn ti gbàgbé àbí nínú àwọn nǹkan táwọn èèyàn ti ń ṣe tí èsẹ́sìn tí wọ́n ń pè lẹ́sìn so wọ́n ní ẹnu àwọn olùmọ́kò pé mujaddid ni sheikh muhammad ibn abdul wahhab fún kọrùnù wọn wọ́n ní rahimahullahu fi baldati al'uyayna wọ́n ní wọ́n bí wọn nílùú uyayna ìlú uyayna na ti bí sheikh muhammad ibn abdul wahhab so kò síbi tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ò ti lè gbẹni rẹ jáde o so ó kó ní inú ni so wọ́n sanata a khamsata àbí khamsata ashara wa mi'ata wa alif wọ́n ní 115 so 11 and 15 hijriya fi bayti ilmin ní ilé ma na bí wọn sí wa sharafin ilé àpọ́nlé wa din ilé ẹ̀sìn fa abúhu alimun kabir bàbá sheikh muhammadu abdul wahab so abdul wahab ni yau wani alimun kabir olùlùmọ̀ ńlá ni so èyàn bàbá lè jólùmọ̀ kọmí kéèyàn rí ọmọ rẹ̀ náà kó jólùmọ̀ kò sí ọlọ́wọ̀n bó ní kò ní jẹ́bẹ̀

so látara dọ́wà omi ń zorí yá ti lẹ́nu àwọn ọmọ mi náà so kí ẹ mọ́mọ̀ wò pé ẹ̀ sẹ́rí ní tàà ń ṣe yí orí wa náà ló máa ṣe kò sí ẹ̀ gẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ náà ma gbà wọlé kò sí yíò ara ẹnìkan náà ti wọlé eh. àbí gẹ́gbẹ́ yákẹsọ́rin tó wọ́n tó ti wọlé kọ́lọ mú wọn náà ẹ dákun ẹ jáde kẹfì mú sísà tó wà ń ta wọlé. so àkílùkọ rẹ̀ so pé pé wọ́n ti lọ́mọ ọmọ àwọn àfá ìyàfíà ní ma ń yà tó ara ọ̀ wọ́n ni fa abúhù alimun kabir wọ́n ni bàbá rẹ̀ olùmọ́lánlá ni wàjádùhù suleiman bàbá bàbá rẹ̀ náà suleiman alimu najdi àwọn tó wà ní olùmọ́ najd so àwọn tó wà ní olùmọ́ najd so àwọn àyè tó kó oríṣìíríṣìí àwọn ìlú sínú ló ń pè ní Najd nílẹ̀ Lárúbáwá so àwọn àyè tó kó oríṣìíríṣìí àyè sínú oye Najd Hijaz Tihama so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyè àwọn àyè oríṣìíríṣìí bí kí ẹ̀ sọ pé àríwá kílọ̀kọ̀ rẹ̀ kí ẹ fi dá àwọn àyíká àwọn ìlú kan wọ́n ní fi zamani yìí nígbà tí ẹ̀ wọ́n ní nash'atuhu so najdi yìí láti ní ọ̀yẹ́ yìí náà wà so àwọn ẹlòmí ma fẹ́ wọ́kì àdíṣà annabi sallallahu alaihi wasallam kan wọ́n ma fẹ́ wọ́kì ẹ̀ lórí iṣẹ́ wọn lọ́rọ̀ àbdọ̀ ààbò wa alaikum salam sallallahu alaihi wasallam so annabi sallallahu alaihi wasallam lójọ́ Eh, alìálìmù yaman so anabi sallallahu alaihi wasallam sọ pé allahumma barik lana fi shamina wa fi yamanina tí kò sí oh okay so mo wọ́n bóhùn sókè náà tó so nígbà anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́ bá eh, kírókọ rẹ̀ fún alálùbáríkà ní yemen wa fún alálùbáríkà ní sham so wọ́n sọ pé wà fi najdina wọ́n sọ fún Ànábì sallallahu pé wà fi najdina so Ànábì sallallahu náà ò dáhùn lálàkọ́kọ́ wọ́n tún tún sọ pé wà fi najdina Ànábì sallallahu náà ò dáhùn wọ́n tún sọ Ànábì wá ní fihi yakhruju qarnu shaytan Ànábì ní ibẹ̀ ni wó so but najd tá Ànábì sallallahu alaihi wasallam sọ iraq ló wà but àwọn èèyàn àwọn tí wọ́n hétí ṣe wọ́n wọ́kẹ̀ títí wọ́n ní ṣètánì tọ́lọ́ ní tánàbí ni ó jáde najd ìmì àbíyàwó àwòrán tẹbá wò kí n ṣètánì mọ́ ń ṣe tẹbí ṣètánì mọ́ ń tẹbọ káyìn ṣètánì tó jáde nájìdì tí wọ́n ń tàn tàwídì ká ẹ̀rí pé ìran ṣètánì lè yìí irú àwọn fíríàntì ṣètánì lágbára gan fẹ́wọ̀n gan so about ah, nájìdì tí wọ́n ń tàn nábi tán sọ́mbé hadith annabi sallallahu alaihi wasallam òun náà ni nájì tó so náà ni najd tó wà ní iraq so wọ́n ni nash'atuhu wọ́n ni bí sheikh muhammadu abdul wahab ṣe dàgbà wọ́n ni nasha'a fi bayti ilmin wọ́n dàgbà nílé ma wa sharafin àti ilé àpọ́nlé ilé iyì wa dinin àti ilé ẹ̀sìn wa hafidha al-qur'an wọ́n ni wọ́n ha al-qur'an qabla bulughihi síwájú kan tó pé ashara sinin ọmọdún mẹ́wàá wa darasa al wọ́n kọ́ fiqha hatta nala haddan wafiran min al'ilmi títí tí wọ́n fi kó nǹkan tó pọ̀ numa irú fiqh wo nako fiqh hanabila nako so fiqh hanabila na si lo títí digben ayé wọn so le tún jẹ́ nǹkan tó wọ́n sọ pé ano ah, mazhabi tuntun ni ibn abdul wahab gbé wá so wọ́n á gbé mazhabi wa wa bi yawa so wá fi pé mazhabi márùn-ún oye gbogbo lè àwọn ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ so mazhabu tí sheikh Muhammad Abdul Wahhab tẹ̀lé wọn ni mazhabu àwọn Hanabila mazhabu tó wà ń lú wọn wọn náà wọ́n tẹ̀lé oye so bàtà wọn èèyàn oríṣiríṣi irọ́ pé Ibn Abdul Wahhab gbogbo mazhabi tuntun wá ni so ẹ bá wa ṣe àwọn tahrir sẹ́wọ̀n pé gbogbo mazhabu ló láwọn tíra rẹ̀ as-Saghir al-Kabir oríṣiríṣi so kílòpọ̀ ẹ bá wa ṣe àwọn tíra madhabu sheikh muhammad abdul wahab tàfi láwọn tafsir wàlẹ́fẹ́sánsọ́lá ẹ̀rọ labas so àwọn tafasir tàfi wárí àwọn tafasir àwọn ẹyẹyọ pé wọ́dà pé sheikh muhammad àwọn náà ní opinion bí ọ̀rọ̀ àlàlá so tàfi wárí ẹyẹyọyọyọ so yálà intẹ́rì ni pé wọ́n dún ní madhabu gan so wọ́n dún ní ma mazhabu ẹfẹ́ ilé ma rí pé bóyá wọ́n ní ikhtiyaru pé mm-hmm, wọ́n dún ní ma mazhabu wọn gẹ́ so but látara àkórìíra làwọn yẹn fi ní àwọn wàhábí so látara àkórìíra tawhid látara àkórìíra tawhid ìkórìíra ò sì ní láyẹn wájú ọlọ́wọ́ bá èyí tó bá jó dodo ní kéèyàn gbà ṣe ní èyí wà déwájú ọlọ́wọ́ bá pé ọlọ́run tí ń jẹ gbá ní pé ìláìkẹ́ nínà ó sì wá lè jẹ́ mọ́ lárúbáwọ́ ọmọ Saudi mi ò láìkẹ́ ẹ̀yìn ṣe in tẹ́yìn sọ wájú ọlọ́run ìkórìíra wọn ìlàyàn kankan wájú ọlọ́run ọba so yíò gbọ́dọ̀ jẹ́ kórìíra la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ní pé ìkórìíra àwọn èèyàn kan ò gbọ́dọ̀ jẹ́ kí ẹ má ṣe dédé so tí bá rí dédé èyàn á ah, dédé ní òdodo ni so dédé ní òdodo ni so but àwọn èèyàn látara fẹ́ ẹnu wọ́n ni ah, àwọn wàhábí ni eh, àwọn wàhábí náà ti dá gbogbo yẹn àbí bọ́ sí ma ń sínú wọ́n ma lẹ́bọ wọ́n ma ní àwọn mùsùlùmí kèfèrí ni wọ́n irọ́ sí ni so irọ́ tán pamọ́ṣẹ́ kan rẹ̀ lábọ̀ títí títí tí nánú so títí títí nánú pé ń kà fara àwọn mùsùlùmí tí ṣe màrọ̀ tí wọ́n fi wá kọ àkídà àwọn pé kí ń dẹ̀ làkídà àwọn náà àwọn èyí kà fara ẹni tọ́nà bá bá pè ń kèfèrí làwọn ń pè ń kèfèrí so sẹ́ni tẹ́nà bá pè ń kèfèrí tí bẹ́ẹ̀ni kankan ò gan ò pè ń kèfèrí náà níwájú ọlọ́run ọba so ilé jẹ́ a nípa ọ̀rọ̀ gbọ́n fi wá fíkhù so fíkhù hanabila wọ́n tẹ̀lé wọn ò mú mazhabu tuntun wá wọ́n ni wa kana mawdi al-i'jab wọ́n ni sheikh muhammad bin abdul wahab jẹ́ imma min walidihi bàbá wọn ma ń sin ma látara wọn li quwwati hifdhihi látara bí ìhá nǹkan wọn sí lágbára tó wa kana kathira al-mutala'ati fi kutubi at-tafasiri wal hadith sheikh muhammad ibn agba man ka tírà àwọn tafsir àti tírà hadith so wajadda fi talabil ilmi wọ́n ní wọ́n ṣe gbìyànjú níbi ìwáyìmá laylan wa nahara ní òru àti lọ́sàn fakana yahfazu almutun wọ́n ní ma ha àwọn almutun alalmiya àwọn textima fi shatta alfunun níbi àwọn oríṣiríṣi àwọn abálama wa rahala fi talabil ilmi ila ahsa wọ́n ní wọ́n tún wọ́n ṣe ní àjò lọ sí láti lọ wá ìmọ̀ lọ sílò àṣà wọ́n ní wà ilá makka àti lọ sí makka wal madina wọ́n ní àti madina kódà wọ́n ní wọ́n gbìyànjú gan láti lọ sí àwọn iraq àtàwọn ìlú mìíràn mọ̀ wọ́n fẹ́ kú lójú ọ̀nà ẹ̀mí wọ́n fẹ́ bọ́ lójú ọ̀nà sọ̀rọ̀ padà padà sílé so wọ́n ní wà qara ala ulama il madina wọ́n ní wọ́n kọ́mọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ madina wa minhum al-allama wọ́n ní lára wọn ni asheikh abdullahi ibn ibrahim ashamri annajdi almadani so wọ́n ni kama qara ala ibnihi wọ́n ní bákan náà bí wọ́n ṣe kọ́mọ̀ lọ́dọ̀ ọmọ eh, sheikh abdullahi ibn ibrahim wọ́n ni alfarudi ẹni tó nímọ̀ nípa ogún pínpín so alfarudi na ń pè ní ẹni tó nímọ̀ nípa ogún pínpín so ẹni tó gbajúmọ̀ ibrahim so an Ibrahim ni ó kọ ọmọ Abdullahi ibn Ibrahim yẹn so an Najdi al-Madani mu'allif ẹni tí ó wá jẹ́ ọmọ yìí òun lè ọni tó kọ tíra kitabil azbil fa'id tíra tán pè ní azbul fa'id fi sharhi alfiyyati al-fara'id nípa alfiyya fara'id so alfiyya ni ẹsẹ̀ lórin 1000 àbí tó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ ni tán fi kó gbogbo ma fánù kan tán fi summarize so ìmá faraid náà fẹ́ gan ó fẹ́ gan lójú so wọ́n kó gbogbo àwọn ẹ̀tuntun rẹ̀ gbogbo àwọn oríṣiríṣi tó lè wá so mirathul eh, aljaddati ma'a alkinikani so gbogbo àwọn oríṣiríṣi àwọn mazahibu tó wọ́n bẹ́ so ẹni tó wá sí sharhu orin òun ni kíni òun ni Ibrahim ibn Abdullah ibn Ibrahim so wọ́n ni wa arafāhu wọ́n ni wa arafāhu wọ́n ni àti bàbá àtọmọ ni wọ́n jẹ́ kó mọ ẹni tó jẹ́ bil muhaddithi shahir àgbàfà aládìí tó gbajúmọ̀ Muhammad Hayatu Sindi so àwọn ni wọ́n jẹ́ kí wọ́n mọ àgbàfà aládìí so àgbàfà aládìí sí lẹ́ni tọ́tọ́ faqara alayhi fi ilmi al-hadith wọ́n ni wọ́n kọ́ ìmọ̀ hadith lọ́dọ̀ wọn wa àti àwọn tó gba hadithi wa wa ajazahu bil ummahat wọ́n ni wọ́n sì fún wọn ní ìjáza pé àwọn náà lè mọ́ kọ́ àwọn ní ummahat so àwọn tíra hadithi tó jẹ́ gbòógì so àwọn ummahat náà ni àwọn kutubu sita wọ́n ni thumma dakhala al-iraq wọ́n lẹ́yìn náà wọ́n tún wọlú iraq wa qara ala ulamaiha fil basra wọ́n ni wọ́n ka ah, wọ́n kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ulama basra وكان الشيخ محمد بن عبد الوهاب wọ́n ni Sheikh Muhammad bin Abdul Wahhab qad wahabahu Allahu fahman thaqiba wọ́n ni Ọlọ́run bá fún wọn ní àgbọ́yé tó mú bèrèbèrè wa dhaka'an mufrita wọ́n ni àti ọpọlọ tó pé tó pé dada wọ́n ni akabba 'ala al-mutala'a wọ́n ni wọ́n tẹpẹlẹ mọ́ ìmọ̀ katira wal bahthi àti ìmọ̀ síwádi wa ta'lif àti káwọn náà mọ́ kọtira ti wọn wọ́n ni wa kana yathbutu ma yamurru alayhi wọ́n ní sheikh wọn abdá abdá ma ń kọ kalẹ̀ kò min alfawaid o tọ́ sí ni kódà in bẹnu àwọn tíra tó sì pé nusakh rẹ̀ manuscript rẹ̀ writing sheikh Muhammad bin ni so torí pé láwọn ọgbà yẹn àwọn ọ̀nà tí wọ́n fi lọ kọ tíra ìgbà yẹn tẹ̀rí wọ́n printing press bóyá printing press tó ti wà so but àwọn ọgbà kan tó sì pé àwọn ọ̀nà tí yálà kó jókó kó lọ jókó ti original manuscript fún ààrẹ kó kọ jáde so kó kọ jáde àbí àwọn kan wà tán ń pè wọ́n nínú sáàk so àwọn àwọn máa ń kọ àwọn iṣẹ́ táwọn gbà ní ó sanwó fún wọn so àwọn àfáà táwọn wá tún lówó àwọn tún máa ń rí àwọn tíra rà so wọ́n sanwó fún wọn so owó láńlá sí náà so owó láńlá náà máa ń san kìí sí pé ìsìn oríṣiríṣi àwọn kan lèyàn tẹ́ńbẹ́lẹ̀ rẹ̀ ń sìn wà tí pépé ọmọ jáde so ẹlòmí ó kọkọkọkọkọ so ibẹ̀ lójú ẹlòmí ti fọ́ ibẹ̀ ní oríṣiríṣi so wọ́n ní wa kana yathbutu ma yamuru alayhi min alfawaidi wọ́n ní sheikh Muhammad bin Abdul Wahhabi wọ́n a máa dèmọ́lẹ̀ àwọn nǹkan tó bá rí nínú àǹfàní athna al-qira'ati nígbàtán bá ń kankan wal bahthi àti nígbàtán bá ń ṣèwádìí wa kana la yas'amu min kitaba wọ́n ní sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n yẹ jẹ́ kó sú àwọn káàmà kọ̀ọ̀kan waqad khatta kutuban kathira wọ́n ní wọ́n ti kọ tírà tó pọ̀ gan min mu'allafati ibn Taymiyyah nínú àwọn ìwé ibn Taymiyyah wa ibn al-Qayyim sẹ́rí gbogbo ẹni tọ́nà bá fẹ́ tọ́sọ́nà ní táìmù ẹ̀yìn yìí àwọn tíra tọ́nà ọba àwọn ẹni tọ́lọ́ wọn bó bá fi mọ̀ náà yóò fi ìfẹ́ àwọn afá méjèèjì yìí sí lẹ́mì gan so yóò wà máa kátírà àwọn yóò wà máa kátírà àwọn ọlọ́wọ́n bó wà jogún mọ̀ fún ẹ̀fẹ́ mọ́ rẹ̀ ni tó wà lẹ́yìn tó yí pé kò ní ṣe pé wọ́n ma gbàyàn náà sí ha pé tí àwọn afá méjèèjì yìí ẹ̀dún nímọ̀ rẹ̀ ẹwọ Sheikh Uthaymin ẹwọ Sheikh Hamman mo sì ma ń tẹpẹlẹ mọ́ àwọn tíra àwọn afá méjèèjì tó ẹwọ Sheikh Bin Baz so wọ́n jòkó tàwọn tíra ẹwọ Sheikh Salih al náà so en tọ́lọ́wọ́ bó bá sánú tí àwọn afá méjèèjì yìí yóò mú lẹ́mì rẹ̀ gan yóò mọ̀ ṣe mọ̀ tọ́lá rẹ̀ yóò mọ̀ kàá gan so yóò jókòó sí torí ìmọ̀ bẹ́m̀bẹ̀ gan ìmọ̀ bẹ́nu àwọn tíra Ibn al-Qayyim àti Ibn Taymiyyah gan àwọn masáì kíyàn ṣẹ́rí ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní kíyàn ní mọ́láka lórí ìmọ̀ ọ̀tọ̀ ní kíyàn nímọ̀ ọ̀tọ̀ ní kíyàn ní mọ́láka pé kíyàn o máa halala ma harama àbí ma kàzábà ma sọ̀dákọ̀ ara ọ̀ authority tí ó tí ó bí capability fún yẹn pé ah orí yóò sọ báyìí yóò mú wá báyìí yóò mú wá báyìí débi pé kódà gan ìgbà míì gan táwọn àfáà yìí tẹ́bá ń sọ tó rọ́ǹgì ó lè ṣe pé kílòkọ̀ rẹ̀ mas'ala yẹn mọ́kífì tí wọ́n ní bẹ̀ rọ́ǹgì tí wọ́n bá wo bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ gan yóò fẹ́ lè wò pé ah, àbótọ́ ni àbóhùn gan ni so nínú sharhu sunan eh, sunan abi dawud ibn qayyim tẹ bá rí àwọn masai eh, àbí tahdhibu sunan abi dawud jari so tẹ bá rí àwọn masai lè mí tí ibn qayyim bá gbà mú báyìí so ó lè jẹun ó lè má ó lè jẹun ní eh, kí ló kọ rẹ̀ òun ni ọ̀rọ̀ tí è ṣe pé òun ló tẹ̀sùn wọ́jú so even tí ibn qayyim bá kó àwọn ẹ̀rí bò báyìí tó bá kó àwọn left and right gbogbo ẹ̀ níwọ̀n pé ah ó ti tan òun náà ni so òun náà ni so ẹwọ bọ́nà ọ̀bọ̀kọ́ náà bá bùn yẹn mọ̀ so in tó fi ṣe pé àwọn àfáà tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n ma ń jókòó táwọn tí ara wọn wọ́n ni wala tazalu ba'dul makhtutati wọ́n ni kò yẹ kò gbò àwọn manuscript athamaniya wọ́n ni àwọn manuscript tó wà valuable gan biqalamihi ń pé pẹ̀lú writing pẹ̀lú pẹ́ni asayal kọ́lámi wọn tó ń kọ̀ǹkan ah, bilmatahifi wọ́n ni tí ń bẹ láwọn museum so matahifu so museum sin wọ́n ni mu'allafatuhu wọ́n láwọn tíra iya sheikh Muhammad Abdul Wahhab wọ́n ni allafa sheikh wọ́n ni sheikh Muhammad Abdul Wahhab wọ́n author mu'allafatin kathira àwọn tíra tó pọ̀ gan mufida tó ṣàǹfààní minha lára rẹ̀ ní kitabu tawhid so kitabu tawhid táwọn afá gbogbo èyàn yànjú pé kíyàn ká àti kashfu shubuhat so àti usulu thalatha àti nawaqidul islam so àti masailul jahiliya àti mukhtasaru zadil ma'ad àti alqawaidul arba'a àti mukhtasarul insaf wa sharhil kabir so àwọn tíra madhhabu hanabi kò sí madhhabu tí ó ní alkabir so tẹ́ ma ń bọ́ sharhul kabir sharhul kabir kò sí madhhabu tí ó ní àwọn shafi'iyya ní asharhul kabir àwọn hanafiya ní asharhul kabir àwọn malikiya ní asharhul kabir àwọn kílòkù sí àwọn hanabila ní àwọn hanabila náà tẹ̀wá ní sharhul kabir so kò sí kò sí madhabu tí ó ní kabir kabir so ó sì gbogbo kabir ló sì ní sharhu so sheikh mahudu amla wọn kọ kí wọn kọ sọmrí àwọn tírà yìí wọn ni bákanáà lára àwọn tírà tí wọn kọ ní al wọ́n ni wa ghayriha àwọn tíra àwọn mìíràn pọ̀ mukhtasaru síra náà àtàwọn tíra mìíràn àwọn tíra bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra ti sheikh àtàwọn rọ̀sá ilé wọn àwọn letters wọn tó pọ̀ tó pọ̀ tí wọ́n kọ so gbogbo ẹ̀ wọ́n ti kó gbogbo ẹjọ́ nínú ad so ad-duraru saniyya so tíra tí wọ́n fi kó àwọn mu'allafati àwọn kílọ̀kọ̀ rẹ̀ àwọn àyímọ̀ da'awa so sheikh Ibn Abdul Wahhab àtàwọn ọmọ wọn àtàwọn àfáà mìíràn so wọ́n ni wafatuhu wọ́n ni ikú sheikh muhammad al-wahhab wọ́n ni tuwufiya rahimahullah wọ́n ni wọ́n kú fi aami sittata wa mi'atayn wa alif wọ́n ni wọ́n kú ní 1206 lil hijra ba'da umrin lẹ́yìn ọdún tó sì pé yuqaribu 91 uh, uh, sana wọ́n ni nǹkan tó fẹ́ tó 91 years na lò so nǹkan tó fẹ́ tó 91 years na lò so uh, ọlọ́ọ̀bá lè kọ́ ẹ̀míyàn lè gùn bá sì wọ́lá ọba èmìyàn lè mọ́gún pé ah gbogbo tẹ́ ń ṣe yìí kírùkọ rẹ̀ ẹ̀yìn pẹ́ ẹ̀yìn ọjọ́ kan wà tí mọ́ná ti pé ọjọ́ kan àti ìkánà àwọn èèyàn sọ kìníkà pé ní street dawa kẹta àwọn ní street dawa àbí bẹ́ẹ̀mì náà mo rí fúnra mi so ní street dawa so wọ́n wá fún ya kan ní pé ẹ mọ́mọ̀ sàgùnmọ́ ẹ mọ́mọ̀ sí kìíní yá ní à ah, gbogbo tó ń tẹ́ ń ṣe yìí ẹ̀mí ìrìn tí máa ń ṣe <laughs> Ah, ẹ̀mí àwọn tí mo ní ẹgbùn pé à so èyàn mẹ́sẹ̀ wà sí fúnyà ìyá wà dẹ̀ ṣe wà sí fúnyà pé ẹ̀mí àwọn tí mo ṣe kí ní egun mi è pẹ́ kú ní pẹ́ kú ní pé lákùn mọ́ lálà sí ara rẹ̀ ìyá mẹ́rin mọ́ ní bá ìyá mẹ́rin mọ́ so wọ́n ni wafatuhu so wọ́n ni ah, amaraha bi da'wati ila Allah wọ́n ni wọ́n fi lè láìfù wọn pẹ̀lú pé wọ́n fi ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run Ọba ta'ala wal jihad àti ma jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba wal ilmi àti ìmọ̀ wa ta'alim àti ìmọ̀ kọwọ̀nyà rahimahullah kọlọ̀ọ̀bà kó bá kẹwọn wa radiya anhu kọlọ̀ọ̀bà kó bá yọnu sí wọn askanahu al-firdaus kọlọ̀ọ̀bà kó bá wọn fi wọ́n sí firdaus al'ala ìlú gajùlọ min aljanna so ah, bó ṣe jẹ́ nìyàn so wọ́n ni ad-darsul awwal ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ fi bayani muqaddimati nafi'a insha Allah wọ́n láwọn fẹ́ sàlàyé àwọn ọ̀rọ̀ àti síwájú tí ó ṣe yọ́ aláǹfàní gan qabla shuru'i síwájú kátó branch lọ fi sharhi nawaqidil islam níbi àlàyé àwọn nawaqidil islam wọ́n fẹ́ sàlàyé àwọn muqaddima kankan fún wa wọ́n ni wọ́n ni annawaqid wọ́n ni tán pè ní nawaqid wọ́n ni jam'u naqid wọ́n ni jam'u naqid ni so jam'u kathra so wọ́n ni jam'u kini jam'u naqid wọ́n ni ismu fa'il so naqid sire ismu fa'il so ó kọ tó ń dá lórí kini tí wọ́n yọ láti fi dá lórí ẹni tó ṣiṣẹ́ so min naqada shay látara naqada shay idha hallahu tí nǹkan bá tú so naqada shay wa hadamahu tí nǹkan bá tí nǹkan bá wó wa afsadahu àbí tí nǹkan bá ṣe kíni tí nǹkan bá bàjẹ́ so naqada ni wọ́n ní qala ta'ala wọ́n ní Ọlọ́run bá ní wala tanqudul aymana ní pé ẹ má ma já àwọn ìbúra àbáwọn ìlérí o ba'da tawkidiha so ẹ má so naqada ń bẹ̀yẹn breaking kíyàn tún kan wọ́n ní wa qala ta'ala wala takunu kallati wọ́n ní ẹ má ṣe ẹ má dàbí ẹni tó ṣe pé naqadat azlaha min ba'di quwwatin ankatha wọ́n ní ẹ má di ẹni tó ṣe pé agbára rẹ̀ lọ so agbára rẹ̀ ṣe kíni ó ó ó disperse ó disseminate àbí àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ní islam wọ́n ní tán pè ní torí oríṣìíríṣìí àwọn àlàyé lẹ́mọ̀ gbọ́ Islam is peace Islam is just peace pure peace so oríṣìíríṣìí pé a ah, peace ní Islam kìníkan so bẹ́ẹ̀ ni Islam kó peace sínú so bẹ́ẹ̀ ni Islam kó peace sínú kódà kò sí ẹ̀sìn tó kó peace sínú tó Islam but sí Islam gangan ní tán pè ní Islam gangan ni peace màwọn rẹ́ni sí gbogbo èèyàn kò sí jà kò sógun ọkọ̀ kò sógun àdámọ́ so sí ní tí ní tán pè ní Islam ara ọ̀ so ìdán pè ní islam ni submission sọ́rọ̀ ọba bí tawhid so submission sọ́rọ̀ ọba pẹ̀lú tawhid tí a rí tí a bá dí islam islam pẹ̀lú peace ó dàgẹ́ bí kí a sọ pé ilé o ìtàn pè ní ilé òun ni ìtàn pè ní ilé òun ni bóyá kí a sọ pé ìtàn pè ní ilé ní yẹ̀pẹ̀ ìtàn pè ní ilé ní yẹ̀pẹ̀ ìwọ̀n pẹ̀ ah, ilé ju yẹ̀pẹ̀ lọ fáànù wà nú ilé kìíní wà nú ilé Eh, kílòkọ rẹ̀ tá sínì bẹnu ilé kílòkọ ìrìn ah, gan kọ́lá ilé mi wà ìrìn ni so bob daddy wà ní gláàsì bẹnu ilé wọ́n ah, ní pé igi gan ilé mi ilé yẹ̀pẹ̀ ah. so èyàn in tí ó fún nǹkan ní picture nǹkan bí nǹkan ṣe rí gan totally àti pé àwọn tó wá tó máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń lájẹ́ndà agenda wọn náà ni pé kásà gba gbogbo èèyàn wọlé peace so peace kásà gbogbo èèyàn torí pé oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn òròrí láwọn èèyàn ti tàn káńpà islamu so wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́bọ̀ àwọn òròrí yẹn so wọ́n rò pé ìtàwọn fi kọ́bẹ̀ ní káwọn wá ṣe gbogbo ẹ̀rọ peace ni so peace ni pé eh, islam does not there is nothing like eh, kíníkan islam so ara o islam submission islam ó wà list islam lillahi bi tawhid òun ni kíyàn submit ọlọ́run ọba pẹ̀lú pé kíyàn mọ́ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo wal inqiyadu lahu bi ta'ah wọ́n ní kíyàn sí máa tẹ̀lé pẹ̀lú pé kíyàn tẹríba fọ́lọ́wọ́ ọba pẹ̀lú pé kíyàn máa tẹ̀lé ọlọ́wọ́ ọba walbara'atu mina shirki àti kíyàn bọ́pá bọ́ òkú ń bí ẹbọ wa ahlihi àtàwọn ẹlẹ́bọ so ẹwọ definition Islam definition Islam tó lálàáfíà ni o so Shaykh Saalih Fawzān ń fún wa yóò so huwa al-istislamu lillahi bit-tawhīd kíyàn ju pàdẹ̀ sọ́lọ́wọ́ ọba pẹ̀lú tawhid pé pé kìí sí pé kíyàn submit sọ́lọ́wọ́ ọba pẹ̀lú pé àìjọ́sìn fọ́lọ́wọ́ ọba ara no i'm just i'm just a muslim so no, don't this this okay so Abia, ah, no eh kilo ko islamu lillahi so awana Muslim awana ah ẹ wá wo bàbá tó <laughs> ẹ wá wo Baba tó ní muslimi lawa na ẹ wá rí bàbá ni olori àwọn olúwo pé ó dá abdul wahid ni ọlọ́wọ́ bá sọ abdul wahid ọlọ́wọ́ bá sọ ẹwà abdul wahid nígbà Abdulwahid wípé Abdulwahid gan lọ́wọ́ bá sọ ẹni ẹ̀ ní bàbá àwọn sọ ọ̀ngbà tán Abdulwahid ò sì mọ́lọ̀ ọba ní wahid so wọ́n ní istislamu lillahi bi tawhid wal inqiyadu lahu bi ta'ah kí yẹn wá tẹríba pẹ̀lú pé kí yẹn máa tẹ̀lé àṣẹ Ọlọ́run so kò tó kí yẹn kàn sọ pé àti ń ṣe tawhid kí ló wá kú èyàn gbọ́dọ̀ tún tẹríba pẹ̀lú pé èyàn mọ̀ tẹ̀lá sí ọlọ́wọ́ bá èyàn nígbàtànjẹ́ pẹ̀lú tawhid wọ́n ni walbaro atomina shirki bákanáà èyàn gbọ́dọ̀ bọ́ pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn níbi ẹbọ èyàn gbọ́dọ̀ ní ẹbọ lẹ́rù wa ahlihi àtàwọn ẹlẹ́bọ sẹ̀yìn gbọ́dọ̀ ní pé ah, alájì ẹ̀yìn ni afẹ́kẹ́ wá kọ́kọ́ sọ̀rọ̀ síwájú níbi òde ẹ̀ níbi òsá kìnítafẹ́sẹ̀ ní kìní alájì náà ni ah wọ́n fi pọ́n ilé ní o so ara o wọ́n fi pọ́n ilé wọ́n fẹ́ fi sìyàn lọ́nà ẹ̀ so in tó yẹ kíyànsí ní pé kíyànsí kíni kíyànsí bàrọ́ àkóǹbẹ̀ so kíyàn ní àánú o alájí ò ní mind alájí ò ní mind kan lọ sí bí kíní alájí ò so ni hadha ta'rifu al-islam sheikh wa zan sọ pé ilé yìí ni definition islam wọ́n wa aslama ma'anahu istaslama fahuwa al-istislamu lillah wani wa aslama sí aslama ni àbí islam ok wani jalla wa ala bi tawhidihi wani wani kíyàn jupa jùsẹ̀lẹ̀ fọ́lọ́wọ́ ba pẹ̀lú tawhid wa ikhlasul ibadati lah kíyàn tó wọ́n ma sàfọ́ mọ́ ìjọsìn fọ́lọ́wọ́ ba nìkan ṣoṣo dúnà sí wà ẹ̀yàn gúrò fàhúwà mustakbirun onígbèraga ni so gbogbo bí wà sí ní sí ilé rẹ̀ tó ah bọ̀rà john eh, bọ̀rà john wà ń bú gan ah ọlọ́run ń blẹ́sì bọ̀rà kó láti báyìí pé àwọn mùsùlùmí ní humility bọ̀rà john ni ah bàbá sí bọ́ra ayé tó ah, bọ̀rà john wà ń bú gan àkọ̀ ah, wà ń bú o tí bọ̀rà john ò bá ti jọ́sìn fọ́lọ́run fàhúwà mustakbirun gbogbo ẹni tí ó bá ti jùpájú sẹ́lẹ̀ fọ́nà ọba onígbèraga ni so wà mani staslama lillahi wa ghayrihi wọ́n ni ẹni tó bá tún wá jùpájú sẹ́lẹ̀ fọ́nà ọba àti sí nǹkan mí fàhúwà mushrikun ẹlẹ́bọ̀wálò wọ́n ni wa amma mani staslama lillahi wahda ẹ̀rẹ́ tó jùpájú sẹ́lẹ̀ fọ́nà ọba nìkan ṣoṣo fàhúwà al-muwahhid òun wọ́n ni wat-tawhid huwa ifradu Allahi jalla wa ala bil ibada wọ́n ni ìfẹ́ ní tawhid ní pé yẹn mú Ọlọ́run ọba lẹ́yọ kan ṣoṣo níbi ìjọsìn so ifradu Allahi jalla wa wọ́n ní yakunu ilahan wahida wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ọba yẹ ọ̀kan ṣoṣo wa huwa Allah ọlọ́run ọba yẹ ọ̀kan tó tún wá gbọ́dọ̀ jẹ́ òun náà ni Allah gbọ́dọ̀ jẹ́ nǹkan mi ò gbọ́dọ̀ jẹ́ nǹkan mi wọ́n ní wa ma umiru ọlọ́run ọba ní àpá wọn láṣẹ illa so kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn kò sí nǹkankan tá gbọ́dọ̀ máa sìn àyàfi òun nìkan subhanahu amma yushrikun ọlọ́run ọba o makanga kó ń bi àwọn nǹkan tí wọ́n kó ní akẹgbẹ́ pẹ̀lú rẹ̀ wa qala ta'ala ọlọ́run ọba sọ pé wa ma umiru àpá wọn lásẹ̀ nǹkankan illa liya'budu allaha àyàfi kan jọ́sìn fọ́nà ọba mukhlisina lahu ddin lẹ́ni tí wọ́n mọ̀ sàfọ́ mẹ́sìn fọ́nà ọba hunafa wọ́n sì tún jẹ́ ẹni tó ti pé wọ́n mọ̀ sẹ ẹ̀sìn kan wọ́n mọ̀ jọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo wa yuqimu as-salah wọ́n ma fi rinlẹ̀ wọ́n ma gbénu dó wa yu'tu az-zakah wọ́n ma yọ zaka wa dhalika dinul qayyimah eléyìí ni ẹ̀sìn tó dókanga ẹ̀sìn tí orin lẹ̀ sánsan hadha huwa al-islam eléyìí ni ẹ̀sìn islam wa huwa dinul qayyim òun ni ẹ̀sìn tó rinlẹ̀ ọlọ́wọ́n bá fi jọ ó ti pàṣẹ pé a gbọ́dọ̀ jọ́sìn àyàfi fún òun nìkan ṣoṣo dhalika dinul qayyim ilé ilẹ̀sìn tó rìnlẹ̀ walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ma hadha huwa al-islam sheikh hasan sọ pé ilé ni islam wa amma qawluhu wani ẹ̀rí gbólóhùn sheikh pé al-inqiyadu lahu bit-ta'a gbólóhùn náà wọ́n ti mú so ọ̀nà ti mú so nínú usulu thalatha alayhi so ni wa amma qawluhu na wani wa amma qawluhu al-inqiyadu lahu bi ta'a wani ẹ̀rí gbólóhùn tí wọ́n sọ pé kíyàn máa tẹ̀lé pẹ̀lú pé kíyàn máa tẹ̀lé bá pẹ̀lú pé kíyàn máa tẹ̀lé fàyáàní annahu ma'a at-tawhid wọ́n ní pẹ̀lú pé tíyàn bá tún ti mọ́lọ̀ bá lẹ́yọ̀kan o wọ́n ní tó ń kọ́ọ̀dù lè awamirillah èyàn tún gbọ́dọ̀ tẹríba fún àwọn àṣẹ Ọlọ́run ọba èyàn gbọ́dọ̀ tẹríba pé ẹgbẹ́ Ọlọ́run bá pàṣẹ nǹkankan Ọlọ́run bá pàṣẹ pé kí ẹmẹ́ jẹ ìbá ìwọ̀n wò pé at least I'm a Muslim so ara ọ̀ àbí Ọlọ́run bá pàṣẹ pé ẹmẹ́ ṣe báyìí ah, eh, asá àti jẹ́ Mùsùlùmí náà ara ọ̀ wọ́n ni fatafa'alaha wọ́n ni tọ́nà bá ti pàṣẹ nǹkan ó ṣe ni wa tatruka ma naha Allahu anhu ó sì ó sì gbọdọ̀ jìnà sí wat-ta'atu wọ́n ní kí ẹ ma wá tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba tashmulu fi'la al-ma'murat ó kó sínú ìmá sí àwọn nǹkan tọ́lọ́run Ọba pàṣẹ rẹ̀ wa tarka al-manhiyat àti ìmá gbéjù sílẹ̀ àwọn nǹkan tọ́lọ́run Ọba kọ̀ fala yakfi wọ́n ní kò tó i'tiqadu ni bidūnil 'amal láì àníyàn ló já ẹmọ́ dàmọ́ ẹni kankan ọlọ́run ló mẹni tí ń sìn un sẹ̀mí Allahu liman hamidahu ọyẹ́ sọ ara o àníyàn ló já ẹfún kálùkúlẹ̀ ẹfún so ẹlòmí gan ò fẹ́ yí tí ẹ bá wo tẹ́lòmí gan sọ gan kọ́lá kò nídìí kí ẹ má mọ́ kò nídìí Allahu liman hamidahu gàbí àníyàn ló já o àfá àníyàn ló já gbogbo ìtẹ́ǹsẹ̀ ìkọ́lá ẹlòmí gan àníyàn lè dájú ti so gbogbo orísìírísìí àwọn ọ̀gá táwọn yóò mọ̀ sọ́nù so ẹni tí ó ọlọ́run ò ní jẹ́ ni tí ó síṣẹ́ káníyàn rẹ̀ dábí tèmi náà <laughs> oye sà nǹkan ti ṣe yẹn nù tí ẹni tí ó bá fi ṣẹ́ táníyàn rẹ̀ bá fi dábí tèyàn lọ ah so wọ́n ní wàlbàrọ́ àtúmínà ṣírkì wa ahlihi àti kíyàn bọ́ pápọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ wọ́n ní fala yakfi annal insan wọ́n ní kò tó pé èyí ọmọ èèyàn la ya'budu illa Allah ní pé kò jọ́sìn fún kankan àyàfi Ọlọ́run Ọba falabudda an yatabarra'a min ash-shirki wọ́n ní gbọ́rọ̀ bọ́pá bọ́sẹ̀ kún bí ẹbọ wa ahlihi àtàwọn ẹlẹ́bọ wọ́n ní wa ya'taqidu butlanahu ó tún wá gbọ́dọ̀ ní lẹ́mí pé ẹbọ anú ni ah, èmi ò fẹ́ sọ kankan pa ẹbọ mo ní i have a controversial view nípa ah, ṣe i just have a controversial view nípa so ní i'm not too clear i'm not too clear pé bóyá nù náà wọ́n lọ ọ̀yẹ́ so gbogbo ẹ̀ náà ṣe ọ̀fíṣàrà yìí ó tún gbọ́dọ̀ láti sẹ́kàn pé iṣẹ́ gbogbo àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ tí ń bọ tí ń sọpọ́ ọlọ́run bá lọ́mọ ni àbẹ́ tí ń bọ́ sàbí gbogbo ẹ̀ pé ànù náà ṣe ah, can we actually say that Christians are, are not any good can we actually say it so gbogbo oríṣiríṣi àwọn question mark tẹ́lómi mọ̀ wò pé ah pé gọ́yà pé èyàn fẹ́ ronú gọ́yà pé èyàn fẹ́ ronú tán pé kíyàn ma discuss gbogbo àwọn kẹbẹ̀ so ara ó gbọ́dọ̀ láti sọ́kàn pé ànùnà wà lórí ẹ̀ so gbọ́dọ̀ láti sọ́kàn rẹ̀ wọ́n ni wà kufra al-mushrikin ó sì gbọ́dọ̀ láti ó sì gbọ́dọ̀ mú ọlọ́ta fi láà so ìmú ọlọ́ta yìí kò túnmọ̀ pé wọ́n wá mọ́ kọjá àlàó so kí wọ́n lọ ní wọ́n ti ní ọ̀tọ̀ ọlọ́run gbogbo iná tẹ́lẹ̀ <laughs> oye ọ̀tá wọn lọ́tà náà lè jẹ́ tó tẹ́lẹ̀ so kí wọ́n máa ragabú àwọn èèyàn lọ <laughs> oye so ìdánsọkọ́ nìyẹn so àkílùkọ́ rẹ̀ lódí wọn bí a aláwọ̀kọ́ lódí wọn bá náà bá ṣe ń gbógun sí islam sí àti lódí wọn bí islam yẹn náà bá ṣe rinlẹ̀ sí àbí bí islam bá ṣe strong sí tó wáyé pé àwọn náà wọ́n gbógun ti yan ní sámúsámú àwọn tí wọ́n gbógun ti yan ọlọ́ọ̀bá náà ní kí yàn gbógun ti wọ́n ni o ọ̀yẹ àbí ibi tí islam ò sí lágbára wọn ò ṣe kankan fún wọn ò ṣe kankan fún wọn ò mú ọlọ́ta gbogbo àpẹ́sìn tí wọ́n ń ṣe but pé ọya ẹ̀ẹ́tù pẹtrol sí kíní wọ́n ti láwọn ọ̀tọ́ ọlọ́run ní wọn so ọya ẹ̀sánásì ọya ara ọ̀ so èyàn fẹ́ dáwà lálẹ́ ní tí wọ́n fi wá tí ẹmọ pé gbogbo tí táwà fà ń gbà wáyàn jù nìyàn nígbà tí wọ́n lọ pa ẹmọ tí wọ́n pa ẹmọ tí wọ́n sun ná gbogbo táwà fà ń sọ fún wa nìyàn pé gbogbo kíní of course ẹni tó bá bú ànábì sallallahu alaihi wasallam kò sí èméjì pé pípa ni ọ̀yí so bọ́ gbogbo àwọn nǹkan ọlọ́ọba ja'ala Allahu li kulli shay'in qadra ọlọ́ọba ti gbé òdiwọ̀n kalẹ̀ fún gbogbo nǹkan bó ní islam ti yínà sí lágbára sí ìbá wọn ṣe wọ́n bú ànábì sallallahu alaihi wasallam gbà tó wà maka innaka la majnun kíníkà kíníkà oríṣiríṣi oríṣiríṣi so kí ànábì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ wọn yóò yá àfákìrì lè pọ́n bẹ̀rẹ̀

so èyí ó ṣe nǹkan tí a bá ní kápá rẹ̀ láti ṣe gbogbo àwọn ọmọ yìí gbogbo àwọn kàtíṣẹ́ kàrí gbà wá tángbà mọ̀ràn rẹ̀ ni kíyàn ṣe ìkápá tí a bá ní láti ṣe bóyá bí kíyàn gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn olórí ẹ̀rí ẹwù nǹkan tán ṣe báyìí so àti gbogbo àwọn ọ̀nà tí yóò sáà fi dẹ́kun wọn níbi àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn so at the same time náà yóò tún gbọ́dọ̀ wá fà sẹ́yìn débi pé tọ̀ kíyàn ti ẹ̀tún wá máa ọgbún wọn kí a mú ọlọ́rẹ̀ go to my sons go to Papa John's house and watch TV àmọ́ wọn wo Christian program wọ́n ti há gbogbo ní Jésù sí orí oríṣiríṣi orin orí ìran ẹbọ orí ìran lọ oríṣiríṣi orin ẹbọ ẹ ti há sórí ara ọ̀ sàbí kéyàn ti ẹ̀wà mú wọn ní pé kí ní pé débi pé ah Merry Christmas ah thank you very much am ah, my good neighbor kìí kan so gbogbo oríṣìíríṣìí báwọn so àbí kó tí ẹ̀wà tún wá wọ́sì débi pé à ah, pé in fact eh, eh, I went to eh, ẹlòmí ẹlòmí ìtẹ́lòmí ma fi ń ṣe fàárí wallahi tó yẹ kó ma sọkún sí ni tẹ bá ń bẹ́lòmí So yóò ní à ah, pé in fact kódà I went to the church when nígbàtán ṣe wedding ẹ̀ nígbà òun lọ church ẹlòmí tí fi ń ṣe fàárí nù whereas in tó yẹ kó ma fi sọkún nù òun kó làwọn lọ́nu chọ́ọ̀chì gan nígbà tán ṣe wẹ́dìn yẹn torí pé ìkan náà ọmọ àwọn ló fẹ́ ìkan náà pásítọ̀ nígbà ó fẹ́ ìkan náà pásítọ̀ pa àwọn wá lọ nígbà I was in the church so I was in church when you called me okay. so àbí oríṣiríṣi ọ̀nà mi pé bẹ́ẹ̀ bí nísìn pé à kí ló kọ́ rẹ̀ àbóhun gan wọ́n ní no bá ń bá lọ sí kìíní friday bó bá ti di sunday táwọn tó ń gba church lọ ní so gbogbo àwọn gaba ìlú ti ń ṣẹlẹ̀ wallahi gbogbo àwọn gaba ìlú ti ṣẹlẹ̀ ní tí wọ́n fi gbogbo ma aláwọ̀ kí ní kan ẹnìkan sọ̀rọ̀ syria lóhun fún mi bí interfaith ti lè dàbẹ̀rú ga interfaith ká mọ̀ sí interfaith ó ti dàbẹ̀rú ibi pé ẹ̀fẹ́ lè mọ́ dámọ́ sí mi pàrọ̀ wọn kéfèé wallahi ibi táwọn gbogbo àwọn ìtafẹ́tì ibi tán ti Nàìjíríà lọ́nà ni ibẹ̀ wọn ló ti wọ́ sí gan ní bí ẹ̀yìn dá mùsùlùmí yàtọ̀ sí kéfèrí ìtafẹ́tì lẹ̀sìn táwọn sí ìtafẹ́tì so ẹlẹ́mọ́ dá mùsùlùmí yàtọ̀ sí so gbogbo àwọn ìtafẹ́tì yìí tó padà bí náà nìyàn mùsùlùmí ò ní yàtọ̀ sí kéfèrí wọ́n so ní tí yàn fi gbọ́dọ̀ sọ́ra ni wọ́n yóò tí a bá ti gbọ́ àgbọ́yé tí a bá ti gbọ́ àgbọ́yé tó dáa fún pé mú ọlọ́ta èyí ní ìṣù èyí mú ọlọ́ta lódòdó gangan wọ́n ni wa yu'adihim fi dinillah èyí mú ọlọ́ta níbi ẹ̀sìn Ọlọ́run báwọ̀ wọ́n ni azza wa jal yajibu alayka an tu'adi ṣe kọ̀ sáà sọ pé ọ̀nà èèyàn ní fún kò nífẹ̀ẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ wa man yuhibbuhu Allah àti ẹni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ so wà tó bùkítù ẹ̀yin gbọ́dọ̀ kórìíra àwọn olùmọ̀ ẹ̀yin gbọ́dọ̀ kórìíra àwọn olùmọ̀ so kí wọ́n kórìíra àwọn olùmọ̀ torí pé àwọn ẹni yìí àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀yin tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé kalẹ̀ àwọn ni awliya Allah kí wọ́n eh, rẹ̀ ẹ̀ta fẹ́ sọ lónìí eh, kílòkọ rẹ̀ ọ̀rọ̀ bàbá bí n bá ṣàfẹ́ sọ lónìí bó ṣe dàsílámù rú oríṣiríṣi làwọn èèyàn dánwò fa oríṣiríṣi oríṣiríṣi pé àbí òtẹ̀mí so àbí ibn taymiya ibn taymiya ibn taymiya káfíà ẹgbẹ́ àgbé ibn taymiya kèfèrí ni kèfèrí ni pé kódà yóò tún máa sọ fún pé òun kọ́ lòun kọ́kọ́ sẹ́ pé kèfèrí pé tíra lòun ó kà fún yín ibi bó ṣe yẹpẹrẹ ànábì tó ní káwọn èèyàn máa ń lọ sàárẹ́ ànábì mọ́ ó yẹ ìyá ànábì ó ní káwọn èèyàn máa lọ sàárẹ́ ànábì mọ́ ẹ mọ̀ pé irọ́ táwọn èèyàn máa ń pa náà ah, ó lá ànábì ò jámọ̀ kankan mọ́ in tó sì ń sọ fún ẹni pé ẹ má máa digbá dẹrù pé visit sàárẹ́ bọ̀ kẹ wá láníyàn gangan pé ibi mo ti fẹ́ ah, àwọn èèyàn náà ń sinlẹ̀ yìí dára ọ̀ sámú kódà orin wà fún alìmọ̀sí rọ́tún náà wà tọ́ ibátà mọ̀sírí àrùn oríṣiríṣi àwọn orin ránkọ pé àwọn fẹ́ lọ rí sára nabi lè azúrọ̀ kọ́bọ̀rọ̀ hashimiyi muhammadi so oríṣiríṣi tó wá sọ fún pé ẹbọ ni ànábì ti ní ẹmọ́ mọ̀ dìgbàdẹrù lọ sí àyè kankanmọ́ àbí pé èèyàn lọ sí sáàrí ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹmọ́ sàsàrà tó wọ́n ah, ni no Ibn Taymiyyah ayé pẹ̀lẹ̀ ànábì so nítorí bẹ́ẹ̀ ó sì di kèfèrí so oríṣiríṣi irọ́ oríṣiríṣi nǹkan so gbogbo kíní òye kó mọ̀ jẹun lójú tẹ́yìn bá rí fún parọ́ mọ́yàn lórí òdòdó wallahi honestly kò yẹ kó mọ̀ fíkì yàn láì sọ bẹ́ẹ̀ oye kò so tó bá ti wà lórí òdòdó kò sí wọn parọ́ mọ́ wọ́n ni ah, fatuhibba ma yuhibbuhu Allah wa man yuhibbuhu Allah wa tubghida man yubghiduhu Allah ma yubghiduhu Allah ó sì kórìíra àwọn nǹkan tọ́nà ọba kórìíra tọ́nà ọba kórìíra nǹkan kórìíra rẹ̀ wa man yubghiduhu Allah so ọlọ́nà ọba kórìíra nǹkan kórìíra rẹ̀ ẹranko they are just animals so ẹmọ̀ pé animal rights. they are just animals wá kí ló dé tó ṣe pé animal kan gbọ́dọ̀ hate ẹ̀ ìpèsè wọ́n náà ló dá the dog why why why do you have to hate dog they are loyal they are loyal ṣe àwọn ìtẹ́lùmí bá fẹ́ fún yín lecture ń pa àwọn anù èèbó náà ní wọ́n fi sọ so ní pé they are loyal they are loyal they man's best friend ìfàjá ọ̀rẹ́ ọmọ èèyàn ní kílódé kílódé ẹ̀yìn àfá ẹ bá wa wòye sí <laughs> ẹ bá wa tún wòye sí pé ajá ajá so in tí ń sọ ni pé ẹtùn review <laughs> so Allah musta'an so wọ́n ni hadha ma'ana qawlihi wọ́n ni ìtumọ̀ gbólóhùn rẹ̀ ni pé wal bara'atu mina shirki wa ahlihi wọ́n ní kama tabarwa ibrahim gẹ́bí ibrahim ṣe bọ́kwá bọ́sẹ̀ so alayhi salam na ma'ahu min al-mushrikin ṣe jẹ́ ka don ba so wọ́n dákwẹ́ time jípé so ha hadha wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ṣe kò sí bẹ̀rẹ̀ na'am wa alaykum salam ṣe ẹ̀tẹ̀ bá mẹ́nu bá wẹ̀ díẹ̀ pé kí ní á tún lò wọ́n gan-an Okay, sí wàhábíyà ẹ̀yà sọ ẹ̀nà ní pé Sheikh Muhammad ibn Abdul Wahhab wọ́n kàn mọ́kọ̀ bàbá wọn wọ́n sì sọ di ọkọ̀ tó mọ̀ pẹ̀mọ́ pé àwọn wàhábíyà so kò jù bẹ́ẹ̀ náà lọ so wọ́n sì ń fi gbogbo àwọn tó bá ti ń pèpè sí tawhid tẹ́sì sọ pé ẹbọ lélẹ̀ wọ́n sì ń fi wọ́n ti sí wàhábíyà so kò jù bẹ́ẹ̀ náà lọ pé àwọn tó ń pè wàhábíyà ní pé wàhábí ni wọ́n wàhábíyà ni wọ́n Sheikh eh, Adam Al-Thiopi wọ́n nígbà táwọn náà padà sí ìlú àwọn tí bàbá wọn rí àwọn àbáwọn ni ìwọ́n náà ti jẹ́ àwọn so ní pé ìwọ́n náà ti so kò sí level mọ̀ téèyàn bá ní kò sí mẹ́rin bá bẹ́ẹ̀ bá ṣe dàgbà tó tó téèyàn bá wà lórí òdodo àwọn tí ó bá rí yàn pé kìí kò sí mọ́ yàn bẹ́ẹ̀ wọ́n nígbà táwọn padà sí wọ́n nígbà táwọn dé sáwọn orí táwọn wá rí dáwà táwọn fi táwọn gbà ẹ̀kọ́ mẹ́nu tẹ́jú àmà bàbá yẹn gan kíní kan wà tí mo kọ́ ń ẹ̀kọ́ wọn ni pé tí sí àpé tí ma ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí yẹn ah, ah, àfáà ni wá lò wà ẹ̀mí odidi tí ń sọ didi wà sí fáwọn èèyàn mo lágbó wà sí náà so but but ṣe kò ṣe bẹ́ẹ̀ ó wá ó tún wá ṣéèkì tún wá fira wọn ṣéèkì ti nímọ̀ gan wọ́n ti há nǹkan gan níwá ṣéèkì tún wá fira wọn sílé kéw nígbàtí wọ́n débẹ̀ pẹ̀lú bọ́n ṣe dàgbà tó ìgbà tí ṣéèkì tún wá kóhùn lé kéw tán wọ́n tún wá fẹ́ máa kọ́ àwọn èèyàn àwọn èèyàn jẹ́ kan wá kọ́ àwọn èèyàn torí wọn ò ní certificate but àwọn èèyàn kan wá padà recognize pé àfá yìí nímọ̀ gan so wọ́n ṣe but tó bá yẹ pé tó bá ẹ imagine tó bá yẹ pé ìkan náà àwọn Nàìjíríà ni yóò wọ́wọ́ ṣe fídíò rẹ̀ alhamdulillah so in tó kù ah, ní pé ká mọ́ so ní pé à láti fídíò pé so gbogbo ẹ̀ kíyàn ní rẹ̀lẹ̀ fọ́nà so now so wàhábí yóò jù báyìí lọ náà wa alaikum salaam wa rahmatullah ẹ̀hẹ́ alimamu Sabuni wọ́n sọ kìníkà àbí e, alimamu Sabuni náà ni wọ́n sọ ọ̀rọ̀ kan bí báyìí wọ́n ni wa kullu dhalika asabiyya gbogbo àwọn okọ̀ tí wọ́n ń tí è sàwọn okọ̀ tó sọ̀dákọ̀ lórí wọn lórí wọ́n ní gbogbo àṣàbíyà ni o wọ́n ní wala yalhaqu ahla sunnati wọ́n ní àwọn súnnà kò sókọ̀ mí tó yẹ wọ́n jù illa illa ismun wahid àyàfókọ̀ kan wa huwa ashabul hadith wọ́n ní pínkẹ́ ẹmọ kùnrin ashabul hadith ní pé tí yíò mọ̀ pé ara gangan bẹ́ èyàn ní pé ara gangan bẹ́ bọ̀ ní pé ni ní pé wàhábí ni ma ń sọ dáadáa ọ̀yí ní pé tó bá ṣe pé kílọ̀kọ̀ rẹ̀ tó bá ṣe pé wàhábí ní kíní báyìí kílọ̀kọ̀ rẹ̀ èmi náà wàhábí sheikh ibn baz sọ oríṣìíṣẹ́ àwọn àfáà náà sọ pé sheikh èyí tẹ̀ kọ́ sínú wọn ni pé in kana tiba'u ahmada in kana kíníkan in kana alwahabiyyu tiba'u ahmada falyajhadu tó bá yí pé kí ẹmọ tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam pé wàhábíyà so kí gbogbo ayé kan jẹ́rìí sí pé wàhábí náà lèmínà so but ní pé ṣe yíò wà fi só kọ rẹ̀ tán pé abúkí wàhábí so alimamu eh, sọ̀bọ́ ni sọ pé gbogbo ọkọ̀ yẹn wọ́n kàn wọ́n ibi tí ìlú wọn tí ó wà níbi ibi ìbànú tèmi ọkùnrin máa fi wọn lẹ̀ sí ìbànú tèmi tó bá rí bẹ́ẹ̀ ṣé àdéhùn kan máa mú àdéhùn kan wá pé àwọn tó máa le jù lórí nàìjíríà òun ni ìbànú tèmi. ṣe rí ìbànú tèmi ìran ni kì í ṣe ààyè so àwọn ọ̀ràn ni àwọn ọ̀ràn lárúbáwá pure lárúbáwá gangan náà máa ń pè ní ìbànú tèmi ọ̀yẹ́ so àwọn ọ̀ràn ìran ni kì í ṣe ààyè ìgbésẹ̀ àwọn Banu Tamim gangan ló máa lè jù lórí àwọn Dajjal àwọn hadithi tó wà nípa Dajjal tó jẹ́ mọ̀ọ̀dún ó pọ̀ gan ó pọ̀ gan àwọn hadith àwọn yẹn kan máa ń sọ oríṣiríṣi àwọn motivational Islamic speaker so oríṣiríṣi àwọn hadith ní wọn kọ́ wa but in ní ma ń parẹ̀ so but kí wà kí á fò gan àwọn hadith oríṣiríṣi pọ̀ gan kódà ẹlòmí oríṣiríṣi àwọn hadith ẹfẹ́ lè mọ ẹlòmí gan yóò mọ̀ sọ fún pé kìnnìkan oríṣiríṣi oríṣìí àwọn àdífì ní ọmọ lọ́jẹ́ mọ̀ọ̀dún wà nípa ọ̀rọ̀ àjá torí ìtàn pọ̀ ń bẹ ẹ sì mọ̀ ìtàn àwọn èèyàn náà máa fẹ́ẹ́fẹ́ so àwọn èèyàn náà ti wá hun àdífì àwọn ọ̀daràn ti wà láti tipẹ́tipẹ́ so àwọn ọ̀daràn náà ti hun àdífì kalẹ̀ so ní pé fáwọn tí ó wà lẹ́yìn oye so ní pé kó tún fi wà motivational sáwọn èèyàn sí pé he will come oye with kinigan with the on horse kinigan oye ọ̀daràn pọ̀ gan oye so bó ti jẹ́ ní wallahu alam so wọ́n ní ó oh, ìyá ẹmọ́ bínú tẹ̀ bá lè gbọ́ mi but mú wò pé tí òun mi ò jákè tó ní wọ́lá honestly mú wò pé wọ́n mọ̀ pariwo gan wọ́n ẹ̀gàn àyè ń kéré gan bẹ́ẹ̀ni ọlọ́wọ́ bó kọ́ ọmọ sí àti káfíẹ̀ kò sí láàrin mushrik àti káfíẹ̀ so mushrik àti káfíìr mushrik náà ni káfíìr káfíìr náà mushrik so gbogbo mushrik òun náà ṣe kèfèrí sọ́bọ̀rọ̀ ọba ni gbogbo káfíìr òun náà ṣe kíni òun náà sọ́rọ̀ ọba ni so kódà tí yíò bá jọ́sí fọ́lọ́ ọba náà àwọn afá tí wọ́n sọ pé ṣíríkù náà ni but ṣá èyàn lè sọ pé ìyàtọ̀ wà mẹ́ bẹ́yìn àwọn umumun so náà ni pé gbogbo kíni gbogbo mushrik káfíìr ni bọ̀ kìí ṣe gbogbo mọ́ṣíríkì gbogbo ẹni tí ń mú orogún papọ̀ wọn náà bá ló ti di kèfèrí bọ̀ kìí ṣe gbogbo ẹni tó di kèfèrí ló ṣe pé trú ìmú orogún papọ̀ wọn náà bá ló fi di kèfèrí mo lérò pọ̀ ti yé so ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni wallahu a'lam so jẹ́ ká dó báyìí subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa